إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله ربكم اتقوه وراقبوه واعلموا أن التقوى من عنوان النجاة في الدنيا والآخرة وعند الموت فقد أسلفنا عباد الله في الخطبة الماضية ما تتعلق بحسن الخاتمة فمما ينبغي أن نتحدث كذلك عن سوء الخاتمة فإن الضد يظهر حسنه الضد وبالضد تتميز الأشياء عباد الله سوء الخاتمة أن يموت العبد على حالة سيئة لا ترضي الله عز وجل فيكون سببا فيكون سببا لغضب الله عليه فهذا هو سوء الخاتمة فليس سوء الخاتمة أن يموت العبد وهو قليل من الدينار والدرهم ومن بضاعات الدنيا بل عباد الله الذي ينفعه الذي ينفعه عند الموت هو بضاعته وزاده التي تتعلق بالآخرة فمن أسباب سوء الخاتمة يا رعاكم الله من أسباب سوء الخاتمة هو الميل إلى الدنيا والركون إليها والرضا بها والاشتغال بها وعدم المبالاة بالآخرة وما يسير إليه العبد عند ربه والله سبحانه وتعالى يقول وأما الذين استنكفوا الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليماً فمن العذاب يا رعاكم الله أن يختم بالعبد بسوء الخاتمة ومن أسباب سوء الخاتمة يا رعاكم الله عدم ترك المعاصي والاستمرار عليها عدم ترك المعاصي والاستمرار عليها يا رعاكم الله وقد ذكر الإمام ابن القيم رحمه الله تعالى في كتابه الداء والدواء أن بعض الناس الذين ألزموا بعض المعاصي في حياتهم عند موتهم ما قدروا أن يتكلموا بكلمة الشهادة بل بعضهم كان مدمنا مدمنا للخمر فلما يلقنوه الشهادة يقول اشرب واسقي وبعضهم كان يأخذ الربا فلما يلقنوه الشهادة يقول عشر بأحد عشر فلا حول ولا قوة إلا بالله ومن أسباب سوء الخاتمة يا رعاكم الله هو مرض القلوب كالغل والحقد والحسد وغيرها يا رعاكم الله فإنها تمنع بين العبد وبين حسن الخاتمة أرقف رابا سبحانه وتعالى أوالكم إكرابا àti igẹ́ rẹ̀ àti àsàlátù rẹ̀ tó ga fún òjíṣẹ́ ńlá níbi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo olùgbàgbọ́ òdodo a jẹ́rìí pé kò sẹ́ni kankan àbí kankan tó tọ́ sí ìjọsìn àfẹ́ràn ọba Allah nìkan ṣoṣo a sì jẹ́rìí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run bá sì yí pẹ̀lú èyàn orúsí Ọlọ́run bá ẹpáyà Ọlọ́run bá o ẹpáyà Ọlọ́run bá ìpáyà Ọlọ́run bá ní ma ń gbéyàn kó níbi àwọn nǹkan tó ṣe pé ó ma ń ṣokùnfà ìgbẹ̀yìn burúkú fún yà Ibadallah tẹ́ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá náà wá kíyàn gbẹ̀yìn lórí dáadáa kíyàn gbẹ̀yìn lórí gbólóhùn la ilaha illallah gbogbo ọba tí ó bá jẹ́ ibadallah kíyàn sì gbẹ̀yìn lórí iṣẹ́ dáadáa ibadallah nínú tó yẹ káwò òun náà ni ìgbẹ̀yìn burúkú àti kí láwọn nǹkan tó ma ń fa àti bó lásìlẹ̀ gbéra wa su'ul khatimah kìí ṣe pé yàn kú kò wá lówó púpọ̀ báǹkì pé ah ó sì fọmọ mẹ́wàá lẹ̀ Ọlọ́run Ọba náà ní ń bọ́ wọn síwájú kó tó kú náà tẹ́lẹ̀ Ọlọ́run Ọba tó sì ń tọ́jú wọn síwájú kó tó kú náà ni ó máa tọ́jú wọn lọ Ibadallah ìmá alámọ̀rí darí Ibadallah tí a bá ti wá mẹ́rẹ́ ìta ń pè ní su'ul khatima ìgbẹ̀yìn burúkú òun náà ni pé ẹrú Ọlọ́run bá kó kú ní ìṣesí tó ṣe pé ó burú tó wá bí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó wá fa kí gàgá láàrin òun àti ìkẹ́ Ọlọ́run bá nígbà tó bá pàdé Ọlọ́run bá subhanahu wa ta'ala ìbádọ́lá ilé ìgangan ìgbẹ̀yìn burúkú ìgbẹ̀yìn burúkú kọ́ ni pé ó kún kékeré ìgbẹ̀yìn burúkú kọ́ ni pé à ah, ó fà ó fi ìyàwó mẹ́rin lẹ̀ ọmọ 20 ìgbẹ̀yìn burúkú kọ́ ni ìbádọ́lá ìgbẹ̀yìn burúkú ni pé kéèyàn kú lórí nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ò ó ń sọ fún wa nínú hadith hadith tó wà ní sahihul jami'a anábi sallallahu alaihi wasallam sọ pé la ta'jabu bi amali amilin eh, ẹni tí ń ṣiṣẹ́ ẹ má jẹ́ kíṣẹ́ rẹ̀ ó jọ yín lójú o hatta tanzuru títí tẹ́ fi wo bima yukhtamu lahu kí lọ́lọ́wọ́ bó fi gbẹ̀yìn rú ẹni bẹ́ẹ̀ jọ yín lójú but in tẹ́ mọ̀ wò ní pé kí ló tán lé lórí ibadallah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba aláàánúwá ni ọlọ́wọ́ bá sọ bá ká alimọ́ ibn al-qayyim rahimahullahu ta'ala oni wa su'ul khatima ìgbẹ̀yìn burúkúrò yíò la takunu liman istaqama zahiruhu ìwọ tó bá ń bọ́lọ́wọ́ bá ṣe pẹ̀lú kó dúrú lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọbọ́n dédé ni mélòó kọ́lá mélòó mélòó lọ́pọ̀lọpọ̀ gbà tó ṣe pé àánú ọlọ́wọ́ bá ló pọ̀ gan jù gan ẹni tó ṣe pó ti lò sẹ̀mí sínú nǹkan burúkú ọlọ́wọ́ bó sì jẹ́ kó tán lórí dáadáa ìyẹn pọ̀ ju ìdákejì rẹ̀ lọ alimamu nawi rahimahullahu ta'ala wọ́n sọ́lẹ̀ níbi pé èèyàn ó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ so wá padà di ẹni burúkú Ibadallah eléyìí fi àánú Ọlọ́run ọba ó fi yé wa nìyẹn tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àwọn sẹ́tà ń ṣe lónìí ìgbàtà wà láyé yìí ìgbàtà alálàáfíà yìí òun náà ni ó dìtámìnì ń tá ṣe nígbàtà bá fẹ́ kò láyé Ibadallah Ibn Qayyim liman istaqama zahiruhu ẹn tó wáyé pé gbangba rẹ̀ dúó lórí ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá ní ha bá tínú batinuhum kọ̀rọ̀ rẹ̀ náà ó tún tún ṣe pẹ̀lú ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala àmọ́ síbẹ̀síbẹ̀ ibadallah kama torí pé inni akhafullaha rabbal alamin ó dà gẹ́gẹ́ bí ṣeitọ́nù ni tí ó wà báyà nígbàtí a bá fẹ́ kú ní pèsè kèfèrí ibadallah ìpọ̀kàkàkú ní agbára nínú àwọn nǹkan tí wọ́n sì gbàwá nínú àwọn ìgbàwá al-ishbili al-hafiz al-ishbili nínú àwọn nǹkan tí wọ́n gbàwá àti ibn ẹlòmí nígbà tó bá fẹ́ kú nígbàtí bá ń pọ̀ kàkàkú lọ́wọ́ ìkannú àwọn ará alé rẹ̀ tóhun ti kúrí yóò wá wá láwòrán tó mọ̀ náà ni yóò wá ní a ṣaitọ́nù sí ní o kódà in tó jọrú ẹ̀rí báyìí ó tún wà níbi fitna Dajjal but wọ́n ló ṣẹlẹ̀ sáwọn ẹlòmí wọ́n ní pẹ́lọ mi nígbà tó fẹ́ kó wá rí bàbá rẹ̀ tó ti kú bàbá rẹ̀ wà ní ẹ̀sìn àwọn yẹ̀húdí lẹ́sìn wẹ́rà ṣeitán sí ní ṣeitán ló lo àwòrán èèyàn tó mọ̀ pé yóò bàbàrà ló wá fi bá in tí yóò fi gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú ìsìláàmù yẹn nìyẹn sí àpẹ́ ní tí ìsìláàmù rẹ̀ ti kódà kò sẹ́ni tí ò bá sọ fún kódà kẹni ń wá kódà nẹ́bí ọlọ́wọ́ bá lóhun ọwọ́n ni àà ah, òun padà òun rí pé yẹ̀údí lọ́nà orí pàwà ti kú síwájú rẹ̀ báyìí ẹ̀sìn yẹ̀údí lọ́nà so kó yá kú lórí ẹ̀sìn yẹ̀údí o wọ́n ní tẹ́bá ti rí pé kò gbọ́ ah, kú rẹ̀ ìwọ náà ma bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó ń gbà tó wà láyé ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀sọ́rọ̀ lẹ́sìn kó yá gbà kó tó kú Ibadallah ẹni tẹ́sí ò bá nílẹ̀ lára rẹ̀ bóò ni ò ṣe ní fèlì ẹni tẹ́sí ò bá nílẹ̀ lára rẹ̀ bóò ni ò ṣe ní fèlì torí pé Ibadallah irú nǹkan báyìí Ànábì sallallahu alaihi ó sọ pé irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn tí fìtínà Dajjal bá ṣẹlẹ̀ ó nílẹ̀ bẹ́ẹ̀ Ibadallah èyàn gbúdọ̀ gbé ìgbésí ayé rẹ̀ lórí tí ó yọ Ọlọ́run bá nú kò bá fi lè kú lórí tí ó yọ Ọlọ́run bá nú nínú àwọn nǹkan tí ma ń fa ìgbẹ̀yìn burúkú Ibadallah òun náà ni kí èyàn kó fìsáyé kó sì nífẹ́ ayé kó sì má bìkítà nípa alkiyama kó gúnrí kò níbi ẹ̀sìn Ọlọ́run Ọba al-i'radu 'an dinillah nínú àwọn sábàbí aláwọ̀kọ́ nìyàn ìgúnrí kò níbi ẹ̀sìn Ọlọ́run Ọba a sì mọ̀ pé kò sẹ́ni tí ó gúnrí níbi ẹ̀sìn Ọlọ́run Ọba ayé náà ni ó níbi ìjìyà tí òun tóhun tún lówà díẹ̀ walanudhiqannahum min al'adhabil adna qabla al'adhabil akbar la'allahum yatadhakkarun so a jẹ́ kí wọ́n tọ́wọ́ nínú ìyà èyí tó ń lò díẹ̀ síwájú kó tó di pé wọ́n tọ́ ìyà àwọn olùmọ̀ tafsiri sọ pé ìyà tó lò díẹ̀ òun ni pé nígbà tí wọ́n bá fẹ́ kú àwọn ẹlòmí nínú sàárè ìbò àwọn ẹlòmí nígbà tí wọ́n bá fẹ́ kú ọlọ́run ọbó jẹ́ kí wọ́n tán lórí nǹkan burúkú ọlọ́run ọba wá sọ lẹ́yìn ayà yìí pé waman azlamu mimman dhukira bi ayati rabbihi tawalẹni tó ó sì ó gúnrí kò níbi àwọn àmì Ọlọ́run Ọba àwọn ayà Ọlọ́run Ọba gbogbo bí ṣe ń lo ìgbésí ayé rẹ̀ ẹ̀ ní mọ̀ pé mùsùlùmí ni Ibadallah àléébù ní sẹ́ àléébù ní lórí mùsùlùmí kíyàn kankan sọ fún olójọ́ rẹ̀ pé ah I never knew you were a Muslim àyìn ah, ah, mọ̀ pé mùsùlùmí lọ láti jọ́ yìí tíyàn bá fi sọ fún yàn bẹ́ẹ̀ ah ọjọ́ yẹn ló yẹ kẹ́ ni òun ìgbésí ayé rẹ̀ padà ní pé ah I never knew you were a Muslim ẹ̀yin náà ti rí pé ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú tó bá bẹ̀rẹ̀ ẹ̀sìn wọn ò ní sọ̀rọ̀ ẹ̀ fún àyàfi tí ò bá rínà lókù a ò rínà láti jọ ìní so nítorí náà ibadallah tíyàn bá gúnrí kó níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá so bí àyà yẹn ṣe correct ní pé wala nudhiqannahum min al-'adhabi al-adna duna al so nítorí náà ibadallah tí a bá ti gún rí kó níbi ẹ̀sìn Ọlọ́run bá ó sì yọnú sí ayé ẹnàkún ẹni tó yọnú sí ayé gbogbo ìgbésí ayé rẹ̀ láti gbà tó sì wà lọ́dọ̀ kò rọ́dọ̀ fi sin ìgbà tó lálàáfíà kò rí fi sin ìgbà tó tún dàgbà náà kò darí ẹ lọ síbi ìjọsìn Ọlọ́run ọba ó wá dìgbà tí ó kó kílẹ̀ rò pé irú ẹniyàn yóò tàlé lórí ìbádọ́lá wọn gbà wá nínú àwọn èèyàn tó ṣe pé ayé ayé náà gbárùkùtì nígbà tán fẹ́ kú wallahi ayé ẹ̀nà wọn sọ Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n lẹ́lòmí tí ń sówò gbogbo ayé rẹ̀ ó wọ́n sọ ìgbà tí ó kú yí tí ń sọ fáwọn èèyàn ni pé ṣé ẹ fẹ́ tà ní abẹ́ fẹ́ rà àwọn sì ń sọ fún pé ẹ wí ṣàhádà ẹ wí kalimatu ṣàhádà ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah ẹ wí ní tí ń sọ fáwọn èèyàn ni pé ṣé wọ́n fẹ́ tà ní òun náà ni pé kí èèyàn máa jọ́sìn fọ́lọ́wọ́ bá lórí àánú àti àdìsọ́kàn burúkú ibadallah eléyìí kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì pé wọn ò jọ́sìn fọ́lọ́run ọba lórí ìmà wọn ò jọ́sìn fọ́lọ́run ọba lórí súnnà nabi sallallahu alaihi wasallam adádálẹ̀ wọ́n fi jọ́sìn fọ́lọ́run ọba ìbà tí ó kú àdádálẹ̀ yẹn náà ní ń sọ

kó tí a ṣe páwọn ṣe ìtọ́nù náà ni wọ́n gbáwọ̀ rẹ̀ wọ̀ wọ́n ma sọ fún pé ah, ara o tó bá fẹ́ kú pé ó kọ wòlíì báyìí ìbádọ́lá ó ṣẹlẹ̀ sáwọn èèyàn tó ṣe pé nígbàtí wọ́n pọ̀ kàkà kú wọ́n wí gbólóhùn ṣàhádà fún ẹni ó kọ ẹni tí ń bọ wòlíì tí ń bọ láyé òun ló pè tó fi kú nítorí náà ìbádọ́lá ẹ ká jọ́sìn fọ́lọ́ ọba pẹ̀lú tọ́lọ́ ọba sọ́nù Qur'an in ta nabi sọ nínú súnnà in tọ́nà ọbọ̀ bí wá ní ẹ annabi lọ́nà ọba rán sí wàdá bákaná ibadallah nínú àwọn nǹkan tí ma ń fa ìgbẹ̀yìn burúkú òun náà ni kárí mi òun náà ni kárí mi eléyìí ṣẹlẹ̀ láyé annabi sallallahu àìgbà táwọn sàhábà wà pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní àà alágbàjẹ́ ọmọ alìjanna ni o annabi ni huwa fi náà ọmọ náà ni ẹnìkan á wò pé àà òun ó sì tẹ̀lé ni yóò wọ́n wo ń tà annabi fi ní ọmọ náà ni ó wá tẹ̀lé ó wá tẹ̀lé títí ó wá rí pé ẹni yìí ó ti wà injured lójú ogun lo, so ó wá padà gúnra rẹ̀ ó wá para rẹ̀ in tó kúlé lórí nìyẹn tó ń yẹn á padà sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run wá pé ah ashhadu annaka rasulallah ìgbà ìwọ yìí òjíṣẹ́ Ọlọ́run bá ní ọ́ torí pé Ọlọ́run bá fi ma nabi sallallahu alaihi wasallam àwọn iṣẹ́ tọ́lọ̀wọ́ bá ma nífẹ̀ẹ́ ó sì bá jẹ́ pẹ̀lú kárimi pẹ̀lú káyé máa kẹ́lẹ̀ sọ pẹ̀lú kí kéyẹ má bà sílé ọmọ làkejì kí gbogbo ayé lè máa Ibadallah irú ẹni bẹ́ẹ̀ òṣìṣẹ́ fọ́lọ̀wọ́ bá ó ṣiṣẹ́ fáwọn èèyàn ni àwọn èèyàn sì ti máa kó ìgbẹ̀yìn burúkú su'ul khatima òun náà ní kí a máa dúnmọ́ ẹsẹ̀ kó mọ́ fẹ́sẹ̀ rẹ̀ kó tẹpẹlẹmẹsẹ̀ kó mọ́ fi ẹsẹ̀ rẹ̀ eléyìí máa ń fa ìgbẹ̀yìn burúkú ibadallah mélòó mélòó àwọn èèyàn tán gbẹ̀gbà wá ń pa wọn wọ́n gbà wọ́n pẹ́ nìkan wà tí ma ń mutí ìgbà tó wá fẹ́ kú wọ́n sọ fún pé à wígbólóhùn ṣàhádà ẹ ti ń sọ fún wọn ní pé à ní ẹbáhùn bú ẹbáhùn rọ́kọ̀ mú ẹbáhùn bú ẹbáhùn rọ́kọ̀ mú ẹbáhùn bú ẹbáhùn rọ́kọ̀ mú èyí tó wí tó fi lọ bọ́lọ̀ ọba nìyàn ìbáraláà ẹlòmíì ti ń jẹ rìbá rìbá sì ti gbálẹ̀ lásìkò wáyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò sì bìkítà Ibadallah in tẹ́lò mí ń sọ ńgbà tó fẹ́ kú ní pé ah, à fi mẹ́wàá gba wọ́n sì sọ la ilaha illallah la ilaha illallah fi mẹ́wàá gba mọ́kànlá in ti ń sọ nìyẹn kó tó kú wallahi ibadallah àwọn ààrẹ tó lágbára máa ń túnà sí rí bí kó ṣe jẹ́ fún yàn tí ààrẹ tó lágbára bá mú yàn aléyìn sọ nígbà tó tó bá yẹ pé ní tí máa rántí Ọlọ́run bá rẹ̀ ní in tí ó mọ̀ sọ náà la hawla wala quwwata illa billah àmẹ́jọ́ pé ààrẹ yẹn ó ń disturb pé ah business ohun in tí ó mọ̀ sọ náà ni pé ah, ọya látara pé èyàn jẹ́ ẹ̀ràn kó fẹ́ ṣe kìní ẹ̀ so yóò mọ̀ sọ ó dà gẹ́gẹ́ bí orun náà ni ibadallah ẹni yóò máa wí nǹkan tí ń ṣẹlẹ̀ bá yóò máa wí jáde a ń bèèrè tàsí nígbàtí èyàn ó ti ẹ̀wà lẹ́ nígbàtí èyàn bá súnmọ́ kú Ibadallah nínú àwọn nǹkan tó máa ń fa ìgbẹ̀yìn burúkú òun náà ni kéèyàn máa pọ̀ ní tútú bá aṣọ fún wa níjẹjọ́ kéèyàn pọ̀ lẹ́ni tí ó máa túbá ẹ̀ṣẹ̀ wa pọ̀ àbó òjòkó nílé rẹ̀ ara òun rìn lọ máa wá máa wá ìtúbá lọ́dọ̀ Ọlọ́run Ọba máa wá àforíjì Ọlọ́run Ọba ó ṣe ní ṣe ìtọ́nù wá gbé fún ọgbé àà sí bó ṣe sọ́lọ́run Ọba tání túbá وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد إباد الله. we have been advising ourselves about the evil of bad ending and its repercussion in front of Allah and the things that cause that the reasons for that What are the thing, what are, what, what, are the things that cause a Muslim to have a bad ending? About Allah. Bad ending is not dying with little wealth, whereas leaving so many children. Bad ending is dying in a situation or a condition that Allah is not pleased with. Then, because of that, the person gets the anger of Allah subhanahu wa ta'ala due to that. This is the true bad ending. About Allah, we have to fear for ourselves in these times that we live in. In these times that we have been occupied with dunya, and there is a lot of sins. There is a lot of sins, and there is a lot of calling to sins. So we have to fear for ourselves as Muslims. But in Allah, nevertheless, Allah subhanahu wa ta'ala is fair and just. if you live your life according to what Allah subhanahu wa ta'ala wants Allah will give you a good ending so Allah. from those things that causes bad ending for a believer is that he lives his life away from Allah Allahu Akbar and how many are those who do that in our time living life away from Allah you are not concerned with the commands of Allah You are not concerned with the obligations of Allah subhanahu wa ta'ala. All your life, Allah subhanahu wa ta'ala has only but a little portion in your life. فَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ What is to be expected of such person when he's dying, when he's in the agony of death, that every single one of us will face? The Prophet sallallahu alaihi wasallam said it is the sunnah of this ummah that every single one of us will face the severe agony of death while we are dying like this. Our eyes will be squinted, our chest will be constricted, and we will, be, we will find it very hard to breathe. Ibad Allah. Because they are taking the soul away from the body. And that is when you, you will know. And all your life you will you will play it back as if you are watching it like this. And the regrets will start kicking in. Ibad Allah, do not let it be before that time. Because you never know when you will die. You never know. How many young have been buried, Ibad Allah? How many children have been buried? And how many old have died, Ibad Allah? So you are not far from death at all. Rather, death is always close to you, by your side like this. Ibad Allah, let us live our life with the, the, the guidance of Allah subhanahu wa ta'ala you live your life on the path of Allah, on the Siratul Mustaqim. The Siratul Mustaqim that you always ask Allah for in all of your salah. You always ask Allah, Ihdina Siratul Mustaqim. But Allah has guided you, Allah has made you a Muslim. Don't you see those that they were born as kuffar, as Christians, as other religions, but you were born as a Muslim. Allah subhanahu wa ta'ala made you live in the society of Muslims and yet you chose another path apart from the path of Allah, then what excuse do you have in front of Allah? What is your excuse? You are busy with dunya. There are those who achieve more than that in dunya and they worship Allah. You are busy with acquiring a degree. There are those who acquire more than that and they worship Allah subhanahu wa ta'ala. Then what is your excuse in front of Allah? The reality is you have no excuse. Allah subhanahu wa ta'ala has made it such that no one will have excuse in front of Allah on the day of judgment اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم اغفر لنا يا رب العالمين اللهم تب علينا يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا كلها دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم توفنا مسلمين والحقنا بالصالحين اللهم توفنا مسلمين والحقنا بالصالحين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر اخواننا في فلسطين اللهم اعزهم يا الله اللهم عينهم يا رب العالمين اللهم دمر أعداء الإسلام أجمعين اللهم دمر اليهود والنصارى اللهم رد كيدهم في نحورهم اللهم احقن دماء المسلمين اللهم احقن دماء أبناء المسلمين اللهم احفظ إخواننا اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم أمنا في اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلم إلى أنفسهم طرفة عين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد